وصح من تبع هدى أما بعد السلام عليكم ورحمة الله وبركاته alhamdulillah gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nǹkan tí wọ́n ní bí kí n sọ pẹ̀lú òun náà ni dáúrù azaujain fi zawaj dáúrù azaujain fi zawaj kí ni roles àwọn àwọn couples ní marriage so onídìíká mọ̀ràn kan wọ́n náà ni pé Islam ẹ̀sìn kan tó ṣe pé ó wà realistic ni ó wà realistic and Islam kódà ó tún jẹ́ ká ó fẹ́ kí àwọn èèyàn kan máa take responsibility Islam ó fẹ́ káwọn èèyàn kan máa take responsibility so for that reason Islam wá gbé àwọn responsibility kan fún àwọn èèyàn pé ìwọ ọmọ ṣe ìwọ ọmọ ṣe that is why anabi sọ níbi hadithi kan pé kullukum ra'in hmm? kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati anabi pé gbogbo yín ẹ jẹ́ ra'i kí ni ra'i òun náà ni pé gẹ́gẹ́ bí ibn hajar al-Asqalani ṣe sọ níbi irshadu sari èyí tó jẹ́ sharhu sahih bukhari ó ní ar-ra'i min ra'a yar'a wọ́n yọ láti fi'li ra'a that is kéyàn ṣe bí shepherd ra'a yar'a wa huwa hifdhu shay ọ̀lá ni pé kéyàn ṣọ́n kankan ìgbìyàn pé ni ra'i ni ẹ pé èyàn tó gbó mọ́ ṣọ́n kankan ó wá ní pé wà ra'i huwa al-hafiz ibn Hajar ni pé ìgbìyàn pé ni ra'i òun náà ni al-hafiz èyàn tó ṣe pé ó mọ́ ṣọ́n kankan المؤتمن أو المؤتمن الملتزم صلاح ما قام عليه وكل من كان تحت نظره شيء فهو مطلوب بالعدل فيه so Ibn Hajar ó wá ní pé nǹkan náà pè ní àrọ́ èèyàn tó ṣe pé wọ́n ti entrust pẹ̀lú kankan wọ́n ti entrust pẹ̀lú kankan kódà gan ó máa gbá kíní ẹ̀ mú tó máa make sure pé kíní ẹ̀ ó padà sí kíní ó dó dáadáa àfáà ní pé

so wa kullukum mas'ulun an ra'iyati anabi wa ní pé al imam ra'in wa mas'ulun an ra'iyati ìyẹn tó jẹ́ imam de pé òun ni olórí òun náà ra'in òun náà bákan náà Ọlọ́run máa bi nípa àwọn tó wà lábẹ́ olórí anabi wa ni pé anẹ́bì ni pé èyàn tó jọ́kù ní ní ilé ipò òun lọ́kọ ní ilé òun náà ó ṣe kí ni ó jẹ́ rọ́rí òun náà jẹ́ hafiz yóò mọ̀ ṣọ́ àwọn tó wà ní family in different angles a wà mọ̀ sí òun náà rọ̀ ìyẹ́ ti ọlọ́run máa bí nípa àwọn nǹkan tí tó wà lábẹ́ rẹ̀ anẹ́bì wa ni pé walmar'atu wa mas'ulatun an ra'iyatiha anẹ́bọ̀wà ní pé obìnrin náà tó jẹ́ ìyàwó ní inúlé òun náà ó jẹ́ rọ́ìyà òun náà ó nìkan tó ikú ó yẹ kó náà kó mọ́ ṣọ́ wà mas'ulatun 'an ra'iyatiha that is why àwọn tá a jẹ́ mùsùlùmí ta bá ti gbọ́ pé ọlọ́run ní pé ká ṣe kẹ́kẹ́ àbí àrẹ́mì pé ká ṣe kẹ́kẹ́

àwọn míì wọ́n kàn wọnú marriage wọn ọmọ kankan wọn mọ́ ẹni tí nípa marriage ok wọ́n tí wọ́n wà ní marriage ní ṣùgbáyì wọ́n níwádìí wọ́n ní ṣe anything ó ti bá ń kò níwádìí bákan èyàn tó jóbìnrin náà ó ti gbọ́ pé òun jẹ́ rọ́ìyà òun jẹ́ hafidọ̀ nínú ilé ok kí ni mínì rọ́ìyà as obìnrin torí pé ọlọ́wọ́ mi tọ́nà bá bí ọ pé ah, nǹkan tá níbi kọmọṣọ́ náà ọ̀kọ́kọ́mọ̀ náà láàfà sọ pé ọ̀tẹ̀ ọkọ̀ ṣe náà so dákẹ́ ẹ̀mọ̀ tí a ti mọ̀ ma àwọn kìíní so <clears throat> that is why topic òní bá ṣe sọ lónìí o náà ni pé kíni àǹkan tó jẹ́ bí responsibility ọkọ àti ìyàwó ní inú so insha Allah ta'ala àkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ti àwọn ọkùnrin náà torí pé ibi hadith náà kí náà sọ ọkọ̀ ni pé wà rọ́júlú rọ́in wa masulan rọ̀yìn àti yìí so àníbẹ̀ wọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin Insha Ta'ala á bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin ní ibà Insha Ta'ala náà a ṣe ìgbàgbé àlúmínà sí jùgbò ní mo kọ ilé tó lè ìpò àbíkítì tí ó dá kí ẹgbẹ́ jùgbò kí Now, so uh, based on that, Ibn Hajar al-Asqalani ní Nafsul Kitab, that same book, Irshadu Sani, ó uh, sọ pé riayatul rajul ló fẹ́ sọ pa èyí tó jẹ́ ti ọkùnrin bẹ́ẹ̀ ni o. Ó ní pé riayatul rajuli ahlahu siyasatuhu li amrihim wa isaluhum huquqahum. Ó ti tán. Nǹkan tá ní ọ̀dọ̀ ọkọ̀ náà أهله سياسته لأمرهم وإيصالهم حقوقهم so ó ní pé nǹkan tá ní lọ́dọ̀ ọkùnrin onáà ní pé kí ni kí ọkùnrin kó máa ṣe kí ni kó máa ṣe síyásà yìí ni síyásà wọ́n náà ní pé kí ẹ̀mà àwọn nǹkan tó jẹ́ bí ètò ní ilé kó máa tíráàtì máa mójútó pa eléyìí báyìí ṣe eléyìí báyìí ṣe eléyìí ó wá ní pé wà ìsọ́lùhùm huquqahum àwọn nǹkan tó wá jẹ́ ráìtì àwọn fámílì kó lè kí ni kó mọ fún wọn àǹkátá yìí dàmì aláwọ̀kọ́ pàṣìmọ̀ sí tó lé ọkùnrin bákan náà kó lè kí ni kó mọ fún àwọn fámílì ní right wọn ìgbọ́dọ̀kùnrin sọ pé kí wá ní right fámílì lórí ọkọ ó ti bá wọn kí wá ní right fámílì ọkọ right tó wà lórí ọkọ tó yẹ kó mọ ṣe ó ní ìdíkà àmì ilé ní ṣùgbọ́n the first thing tó yẹ pé òun ni like òun the most emphasized rights. Ona ní kíni a kí èyàn tó jọ́kù nílé kó try àti mọ fọ́ọ̀sì àwọn family kó mọ̀ ṣe tọ́à Allah in every different angles kèrè bá kó fọ́ọ̀sì wọn ni wípé àníṣẹ́ ẹ̀ṣẹ̀ tọ́lọ́ náà ni tẹ́ bá ti ni pe dá pé wife mi kò fẹ́ máa ṣe nǹkan tí tọ́lọ́ ń fẹ́ ìyẹn máa bínú sí pé ó ṣe nǹkan tọ́lọ́ so eyan le overlook àwọn kan mí o pé eléyìí personal but èyí tó wá ti da tọ́lọ́ ń kẹ́ mọ̀ bínú pé ọ̀yẹ̀kọ́ ah, ṣe lè kódà gan kó tó pé kìí ṣe wájú gan nígbà mi yẹ bínú pé kíní ìsúnà ní kíní ọ̀yẹ̀kọ́ mọ́ ṣe ni wọ́n sọ pé bóyá kìí ṣe wájú torí pé yẹn tó jọ́ kò yẹ kó mọ́ fẹ́ dára fún obìnrin so súnà yìí nǹkan tó dání so mọ́ ṣe ọ̀yẹ̀kọ́ mọ́ bínú pé ah, eléyìí so bá ṣe mọ́ bá ṣe mọ́ ṣe dùrúùs inú ilé táàmọ̀ kọ́ fámi táàmọ̀ kọ́ ìyàwó táàmọ̀ tí pé àkèégbà ah, àkàmọ̀ jókòó sínú ilé kò sí nǹkankan tó yẹ kí tí ó wà ní sí nǹkankan nǹkan dúkù ni pé àpàràmọ́ra tv náà ni àlọ́ra tv lé nígbà ah, kò sí àṣìkankan ah, àbú kò sí nǹkankan so ó kàn dry náà ni ó ti bá àpàràmọ́ra tv náà ni ó ti bá wọn ọ̀tá ìpìyàn káwọn tẹ́pì yẹn ti ń ṣe ní ilé tó yẹ pé oúnjẹ bí tọ́wà fún Allah subhanahu ta'ala so yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ dí àwọn èèyàn so nǹkan láwọ̀kọ́ náà ìgbé kíni kí ẹ máa fọ́sí fámílì yẹn pé ẹ máa ṣe tọ́à fún Allah àti òjíṣẹ́ rẹ̀ tẹ́bá ti rí pé ìbà yìí ó ti fẹ́ èyàn wá kúrò ní síbá láàrọ̀ èyàn lọ kí kírun ṣùlátùl fajr èyàn kú lé ìyàwó ń sùn ọ̀jí ọtúndé padà bóyá ọ̀ṣẹ̀ àtikáà tó pọ̀ ọdé ní síbá 7 o'clock ó sì ń sùn normally ẹ̀kẹ́ ti jí pé á ah, mo ti lọ mẹ́sìdò ìwọ́nà kírun àbí àwọn ọmọ wọ́kàn súnlé ìwọ́fọ́ kalẹ̀ pé wọ́n ti dàgbà ah, ara ó yẹ kí ẹ̀rùn mọ́ gbíọn pé mo fẹ́ máa ṣẹ́ràn pé ó yẹ káwọn kan mọ́ kírun náà lóòótọ́ wọ́n ti bàlágà láti máa kírun but ó yẹ kán mọ́ rí pé àwọn yẹn kírun tó bọ́ ṣe rìn yẹn yóò padà wà self instead pé ókè àṣà mọ́ kírun ní láàárọ̀ àmọ́ ń ṣe lè lọ́sàn-án ó nìkàtà mọ́ ń ṣe but ọkọ̀ kúnlé ọ̀ mọ́mọ́ dání ọ̀ sí kankan so eléyìí kò dá tó so aláwọ̀kọ́ ni pé kí ni kẹ́ ma ṣáàtì ma ṣe ìjìbáàr kẹ́ ma fọ́sí fámi pé ah, a ayẹ́ ma ṣe tọ́à fún Allah subhanahu wa ta'ala nǹkan lẹ́kẹ̀ẹ́jì tó jẹ́ right àwọn family sí ọkọ ọ̀nà ni kí ni al-ishratul jẹ́ kí ni kẹ́ ma bá family gbé in a good manner in a good way àrẹ́bìn ni pé ah, khayrukum khairukum fi ahlihi the best of you ran ikini en tó ṣe pé ó dá sí family rẹ̀ ló ke ma ni ishrul hasana torí ko Allah sọ ní Quran pé wa ashiruhunna bil ma'ruf tó tẹ́ wá fẹ́ gbé pẹ̀lú àwọn obìnrin kó wà honorable ini ma tó ṣe pé kódà ní ní kiran pé ní ìlú tẹ́ wà gan yo tá wá gbọ́ pé báyìí ló ṣe ń ṣe ọkùnrin gidi leleyi ìjọgbẹ́ kò tako ti súnà lásán ní síbáyì kò tako Quran kò tako súnà o tó pé ní that particular uh, environment nǹkan tó pé wà ma'arúfù ni tó pé èyàn tó bá ṣe nǹkan bá èyàn gidi ni èyàn tó bá ṣe nǹkan bá pẹ̀lú ìyàwó èyàn gidi ni èyàn tó bá ṣe nǹkan bá pẹ̀lú family èyàn gidi ni so ọlọ́ni pé kí ni wà ashiruhunna bil ma'arúf bákan náà nínú pé èyàn ní ìṣọ́rọ̀ alhassana pẹ̀lú ìyàwó that is good living wọ́n náà ni kí ni kí ẹ ma ṣe an-nafaqatu alayhim kẹ́ẹ̀mà náwó fún wọn ó wà lára right ó wà lára right tí ọlọ́run ti sọ pé ó yẹ kọ́kọ́ kó mọ̀ ṣe fún family òní ọlọ́run fi sọ pé wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run ni pé èyàn tán bímọ fún that is ọkọ ó jẹ́ ọ̀rọ̀ èyàn fún kó mọ̀ ṣe kíni kó mọ̀ ṣe rizquhunna kó mọ̀ fún àwọn obìnrin lówó wa kiswatuhunna ti kíni àti aṣọ bilmaruf ọlọ́run sọ pé kí ni bilmaruf ni o nǹkan tó pé ó wà tààtà mọ̀ tó pé òun náà gẹ́gẹ́ bóyá kò lówó ó ti bá wá ní pé ara o jẹ́jẹ́ ìbùjókòó ẹ wá bá mi pé ẹ mi mo dẹ̀ sọ fún nígbà yẹn mo sọ so nísìbáyìí ẹ wá náà pé ẹ sọ pé so ọlọ́run pé kí ni bilmaruf la yukallifu nafsan ala yukallifu nafsan illa wus'aha so nǹkan tó bá ti náà ni ó ma bọ̀tá ipé ó ní kí náà lóòtọ́ kò wá yọ ìkìkìsì nǹkan tó dá wọ́n náà pé kí ni wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf that is one of the Quran pé li yunfiqu dhu sa'atin min sa'ati èyàn tó yẹ pé ó ní sáà èyàn tó lówó pé kí ni kó náwó ó ti bá ń kó that is why imam as-Sa'di rahimahullah ta'ala níbi àyà yìí ó sọ̀rọ̀ kan ó ní pé ai ẹmọgbọ́ o ai li yunfik al-ghaniyu min gina'u èyàn tó pé olówó ni èyàn tó ṣe pé olówó ni li yunfik ó jẹ́ kí ni kó náwó láti mú owó tí Ọlọ́run fala yunfik nafaqatal fuqara kó jẹ́ kí ni kó mọ́ náà bí pé ìwọ́n tó yí pé ọ̀n gba 1 million ló ní monthly àbí ọ̀n gba ah, ọmọgbọ́n yẹn àwọn gba àmì wọ́n gba wàlá ah, àmì wọ́n gba àmì wípé 2 million ló ní monthly àbí business ló mọ́ ń ṣe and business yìí in a month ó mọ́ mú bí 3 million wọlé for instance or 4 million ó mọ́ mú wọlé for instance àmọ́ nígbà tó wá délé ó wá ra gàrí <laughs> ọ̀rà eh, fùfú <laughs> àwa rí pé pé mọ́dá ti àbúwánú ìyá ìpé o mọ́ ń dùn dáadáa àwa àwa rà ẹ̀yà bí mẹ́ta o tẹ́ ibà yíma mú ni àwọ̀ òkè gan ni àkúrà àti àwọn ṣúgbà sí gan oògùn gan ni o tẹ́ ibà yíha so ẹwà ọwá sàlọlé ọwá rà ọwá ráìsì agolo méjì mẹ́ta ọkà rà gbogbo ẹ̀ṣá o tẹ́ so ìyàwó wá ní after two weeks pé oúnjẹ ti tán ah oúnjẹ olótán àbúrò ẹ̀ṣẹ́ jẹ́ náà àà ìbúrò ẹ̀ṣẹ́

òun náà ọmọ náwó àmọ́ látàrí tó ikọ́ náà fọ́ ipé kọ náà lọ́ti ná ó ti bá wọn so that is why ìgbà tí Muawiya bin Haida Muawiya bin Haida ìgbà tó bí annabi ẹ máa gbọ́ ìgbà tí Muawiya bin Haida tó bí annabi sallallahu alaihi wasallam tó sọ pé ya Rasulullah ilẹ̀ òdíṣẹ́ Allah ma haqqu zawjati ahadina alayna nǹkan tá sọ náà ni ma haqqu zawjati ahadina alayna kí ni right ìyàwó ẹnìkan lórí wa kí ni right ẹ̀ anẹ́bà ní kíni ó ní pé anẹ́bà eh, pé eh, an tut'imaha idha tu'imta an tut'imaha tó bá ti jẹun kó nà kó jẹun so rẹ́ bí àbọ́nà ṣe sọ pé rẹ́nì kọ́kọ́ wá lọ sí shoprite àbó lọ sí ẹ̀tẹ́sẹ́wọ́ wá lọ ó kàn dáwẹ̀ jẹ́mbẹ̀ nígbà tó wá délé tán ó kàn nù ẹnu ó kàn rá ah, ṣé gàrí wọn lé ókè ẹ̀dà ẹ̀rẹ́ fún o so ó fẹ́ ká mọ̀ pé ni ìtìjà látàárọ̀ ẹjọ́ ẹ̀ fún mi ní ọkọ tó bá ti jẹun kó nà kó jẹun ẹ́n anẹ́bà kí ni kódà gan fọ́tí ni pé ní ìbà ìgan nǹkan tó túnmọ̀ níbà pé nǹkan bá ti jẹ náà ní kóhùn jẹ gẹ́gẹ́ bóyá ìwọ ti wá jẹ ọ ti jẹ rice pẹ̀lú chicken ọ ti jẹ tán wá délé wà kúkà ló wà lẹ́wọ̀

so ọlọ́sọ́jà ọlọ́ra gíní oní 20,000 naira tó ṣe dáadáa pé pé tán wá fi sáàdì sí báyìí yóò ṣe dáadáa yóò náà dáadáa ìyàwó wá ní pé ẹ̀dọ̀ jìbáàbù náà mo ní ti èyí ṣe èyí tààlọ́ last two years ṣe kò sí lé ni ọ̀rí pé ni ó ti bá kò dá ẹni kìíní ọṣẹ́ wà ó ti bá lọ ra ipò ara <laughs> ó ti bá ń só kò dá tọ́ bá ti wọ́ṣọ alẹ́bọ̀ wá ní pé kí ni ó wá ní pé nínú nǹkan tí tó jẹ́ right obìnrin lórí ọkọ ó ní pé kí ni wala tadribil wajha kẹ́mọ̀ jẹ́ kí ni don't strike the face pé èyàn sọ pé wọ́n ń lù ìyàwó èyàn wọ́n ń lù ojú there is kò sí kankan tó pé ó jẹ́ kó wà permissible fún ẹ̀ pé èyàn strike ojú èyàn generally kó tó wá sọ pé ìyàwó ó tó ibáhùn so anẹ́wẹ̀ẹ́ kí ni wala tadrib alwajha nínú àwọn right obìnrin tí tó ní ní ẹun anẹ́wà ní pé kí ni wala tuqabbih hmm? wala tuqabbih wala tuqabbih that is má sọ àwọn ọ̀rọ̀ tó pé ọ̀rọ̀ tí ó dá kẹ́ẹ̀mọ́ sọ sí obìnrin Ibn Taymi ní ìbáyìí nígbàtán ṣe ní sharhu Riyadus Salihin ní ìbáyìí wọ́n ni pé la yàní la taqul anti qabiha mọ́ sọ fún pé ọkàn ọgbìn ọdí bákanbákan á ah. gbàgbé òtẹ́ ìmọ̀kan tí mo tí mo wá dọ́dọ̀ ìdí ìgbà ìgbà subhanallah in tẹ̀ mọ̀ pé bọ́ ṣe náà ilé kí a máa sọ pé àǹkan tó wí kò dá au qabbaha Allahu wajhak kí a máa sọ nǹkan báyìí fún obìnrin àbí kí a máa sọ pé ọ̀tútù á ẹ̀dákun a fún aṣọ́ra ní pé a fún olówó pé kọlọ̀ nǹkan gbàtọ́ dé wọ́n fún ẹ̀chẹ́njì wọ́n náà wọ́n náà kọ́ léwálé àá ah, subhanallah àá ah. kẹ́ẹ̀mọ́ nǹkan tó pé ìrẹ́lìtì kí ní ẹ̀wọ́ lè ṣẹlẹ̀ sí ẹ̀ náà ṣe ẹ́ tẹ́ẹ̀má ti ń ṣe nǹkan kẹ́ẹ̀mọ́ pé ẹ̀ kí ní nǹkan ó lè ṣẹlẹ̀ sí mi náà náà ìrẹ́lìtì ó lè ṣẹlẹ̀ sí yẹn ìyẹn tó pé òun ní hikma jù kò sí ọlọ́kà tó pé yóò padà gọ̀ níbi kan tó pé kò ní ah, kò tí ẹ̀yé mi pé mo ìmọ̀ mọ́ ṣe dáadáa so mọ́ sọ pé ọ̀dẹ̀ àbí òpònú you are stupid idiot irú nǹkan báyìí kò dá kò dá àṣàrá àwọn ìmọ̀ sọ kí ní ẹ̀wọ̀ láwọn ìmọ̀ sọ kí ní ẹ̀wọ̀ tó gẹ́gẹ́ bá ti ń bínú sí ìyàwó tó mọ̀ sọ dáadáa your family pé kì níkan family tó ti wá kì ní wọ́n mọ́ sọ dáadáa wà láwọn sọ àwọn à pé à ń yóò jà ṣe bí ìyá náà akọ́kọ́ akúrí ìyá lọ ọlọ́run kò nídìí kẹwọ́n sọ̀rọ̀kọ́ dé o ṣe bá wọn èyí ní sọ̀rọ̀kọ́ o ṣe bá wọn tí a ti akókò àti rí tẹ́lẹ̀ náà o ṣe bá wọn o kò nídìí kẹwọ́n sọ̀rọ̀kọ́ báyìí o ti afáà ní pé ẹmọgbọ́ afáà ní pé wa yashmalu nahyu an takbih an nahya an takbih alhissi wal ma'nawi pé nínú pé a ṣe nínú ẹni pé kí ni at-takbih al-hissi ètò ìpé àríbáì in terms of beauty or in terms of structure ìyẹn wá fi ń bú ó tẹ́ báhùn afá ni pé ó kó sínú ẹ̀ wal ma'nawi ètò ìpé ma'nan hmm, bí afá ni pé bí kẹ́ẹ̀sọ pé anti min qabilati radi'a àti mọ̀tẹ́lẹ̀ bí tọ́ ti wá àákàn ò pé ká mọ́ ṣe stereotype ni a ó ti báhùn kí ẹ̀wọ̀n ṣerú kàbáyìn àbí antimin àáyí láti sẹ́yí à fámìtọ́ ti wá wọ́n rí wọ́n tẹ́ àá ah, káì wọ́n tọ́ ẹ wà lẹ́wọ̀n tọ́ ẹ àá ah, ah, subhanallah àwọn wọ́n tọ́ ẹ wọ́n tọ́ ẹ yíká ẹ̀mọ̀ ṣerú kàbáyìn ó ti báhùn kò dá tó àbí ma ashba hadari àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n ní pé afáni pé kullu hadha nílé yọ kullu hadha min at-takbih alladhi naha Allahu anhu gbogbo eléyìí ó wà lára takbihu tí Ànábì ní pé kẹ́yàn má ṣe bákan náà Ànábì wá ní pé kíni inú àwọn right obìnrin ó náà kíni wala tahjurha illa fil bait wala tahjurha illa fil bait tó wá fẹ́ ṣe hajjúrò obìnrin má jẹ́ kó kọjá nílé pé awakó ń lé pé 3 days mo ti bínú okun lé 3 days okun lé 4 days ìròní ìnúsùn lé lónìí ó ti bá wọn so Ànábì kẹ́yàn má ṣe bẹ́ẹ̀ afáni pé yàní ẹmàgbọ́ afáni pé yàní ìdà wújìdà sábàbùl hajjá tí nǹkan bá ṣẹ̀tọ́ pé ó ní di hajjúrù èyàn wá ṣe hajjù fún obìnrin afáni pé fàlátà hajjúrù ha aládàní má ṣe hajjúrù alání pé wọ́n pé mú ṣe hajjù fún ìyàwó kódà tẹ́ bá lọ sọ́dọ̀ àbú pé àbú kódà ẹ̀ nígbà tí zájá mi ṣe ní pé kìíní kan pé kódà mi ò ṣe hajjù fún ni kí ẹ̀mọ́ ṣe nǹkan báyìí afáni pé kí ni wà túdhìr lè náà annaka hajartaha o ma sọ fún yẹn pé kura mo ti ṣáájú ìyàwó hmm? ni hmm afani pé uhujurha fil bait ta be se hajuru bi ni ko mo kọjá nílé o se baun li annahu rubbama tahjuruha al yawm den ga galo ni pé tó bá ṣe hajuru fún obìnrin ní òní tó bá dola ẹ kíni ẹ tún lè padà so àwọn àwọn te àwọn te pé sọ fún sọ fún tẹ́lẹ̀ pé mo ṣe hajuru se o se wa para pé okay ajamo so o di baka o se baun so afa ni pé kíni fatakunu halukuma mastura so at that point kí ló ṣẹlẹ̀ nǹkan tí tó ṣẹlẹ̀ láàrin yóò wà hidden àmọ́ èyàn sọ́wọ́n ìká kìí pé ẹ̀mọ́ ṣe hájú ìyàwó kìí kan àwọn tí ní òdá ó ṣe báhùn so afa ní pé kíni òkè elé ò nídìí náà kò nídìí so alimi ni pé tẹ́yàn bá fẹ́ nínú ráìtì ọkọ oko. àbí nínú ráìtì ìyàwó sí ọkọ àbí fámílì sí ọkọ ó náà ní pé kíni àkíyàn ah, ma ní this ishran hasana this nice ah, eh, kí náà ń pè living láàrin ọkọ àtìyàwó nínú àwọn tó yẹ pé ó jẹ́ ráìtì ah, àwọn family lórí ọkọ olónìkíni tààlímù ahli tààlímù al'aulad tààlímù al'aulad kí ẹ̀mà jẹ́kíni kí ẹ̀mà kọ́ àwọn ọmọ kí ẹ̀mà kọ́ àwọn ọmọ ní kéwú wà lára ráìtì àwọn family sí ọkọ قال الإمام النووي إمام النووي sọ níbi ṣarhu uh, uh, kí náà ń pè ṣarhu muslim àníbi tó tí àníbi ti sọ pé wà inna li waladik alayka haqqan sọ níbi sọ níbi hadith kan pé wà inna li waladik alayka haqqan pé ọmọ rẹ̀ ó ṣe kí ni ó ní right lórí ìwọ bàbá so Imam an-Nawawi nípa tó wọ́n ṣe ṣarhu ọ̀rọ̀ yìí wọ́n ní pé kí ni ala al-ab ó wà lórí bàbá ta'adibu waladihi pé kó máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́ that is discipline tó wá bẹ́ẹ̀sì nǹkan tí ó dá níbi adab kò lè ká ah, báyìí kọ́ bó lè ṣe lè lèyìn wà máa dáwà ta'alimuhu ma yahtaju ilay bákan nǹkan tó bá ti need in terms of ayé hmm, ẹ̀kọ́ ayé àbí ti ẹ̀sìn kó yẹ kí ni kó kọ tó bá ti need ẹni lásán ní síbáyò èyí tó bá need ni o ọmọ ò need philosophy pé eh, àwọn kan ní philosophy kan àbí pé eh, àwọn kan ní kíní kan tí ò wúlò nǹkan tó bá ti wúlò fún ní ayé alẹ́kọ̀ inshallah ìbọn ìyẹn wà lórí lórí bàbá ọ wá ní pé min wàzọ́ ìfìdín nínú àwọn tó yí pé ẹ̀sìn ni wàhádà tààlìm ẹmọgbọ́ wàhádà tààlìm wàjibun Imam Nawawi ó ní pé kí ni wàhádà tààlìm pé kí bàbá kó mọ kọ́mọ ní àwọn kata sọ yìí tó ṣe ètò jọ́kùnrin àbí ètò tó jẹ́ obìnrin bẹ́ẹ̀ so alìmú ní pé àǹkọ́ àtọ́ pé ó jẹ́ right fún family lórí ọkọ but nǹkan tá mention is by òun náà ni ó fẹ́ jẹ́ bí bí major àwọn major nǹkan tó pé ó jẹ́ bí right fún àwọn family so ní sí báyìí ẹjá sáré lọ sọ́dọ̀ àwọn obìnrin so ẹjá àbú ah, <laughs> ah tọ́ tọ́wọ́ ní pé ah, àwọn obìnrin tẹ́bà gbàgbé anábi ni pé walmar'atu fi bayti zawjiha ra'iyatun wa mas'ulatun an ra'iyatiha níbi hadithi anábi ó sọ pé kí ni ó ní pé ẹ̀ tó jẹ́yàwó náà òun náà ní kẹ́kọ́ tẹ́ kó mọ́ ṣe ẹ̀yìnkọ́ tẹ́ kó mọ́ ṣe kí ni so kí ni mínì gbólóhùn yìí Ibn Thaymin ẹmọ gbọ́ Ibn Thaymin rahimahullahu ta'ala níbi báyìí ìgbà tó fẹ́ ṣàlàyé gbólóhùn yìí níbi dájú sọ̀lẹ̀hìn ẹmọ̀gbọ́ wọ́n ní pé kí ni afá ni pé mas'ulatun an auladiha pé ọlọ́run máa bi obìnrin pàkí nípa àwọn ọmọ rẹ̀ in what form fi islahihim láti fi tú wọn ṣe wa islahi ahwalihim láti fi tú kí náà pé ahwalu wọn láti fi tún situation ṣe wa ṣùgbọ́n ni màtí àwọn affairs wọn bí kí ni ka ìlbáṣì hímàtíyà ẹ ma gbọ́ ka ìlbáṣì hímàtíyà bí pé ká wọṣọ fọ́mọ ní síbáì bàbá ní pé ó wà lára nǹkan tí tó wà lára nǹkan tó yẹ kí obìnrin kó mọ́ ṣe wọ̀họ́lù òsìyà àbí ó ti wọṣọ bẹ́ ó ti dọ̀tí kẹrin kí ni kẹ́ wá bọ́ naam wọ̀tẹ̀gí fìrọ́ṣìhìn àbí kẹ́ change bed sheet ọmọ ó wà lára nǹkan tó yẹ kó mọ́ ṣe wà máa dá alẹ́zínà yanamúnà àdé ìhàítẹ́ kí wọ́n sì lórí ẹ̀ wàtàkìyàtùhún fi ṣìta àbí kó ṣe kí ni kó kọ́fà wọn in times of cold wà hákàtà sí bẹ́ẹ̀bẹ̀ lọ afẹ́gbẹ́ kí ni masúúlátùn and kúlì ha ó wọn kọ́tà sọ yìí wọ́n bí obìnrin ní yọmù kìyàmà ó wà láǹkan tó pé wọ́n bí pé iná tó ní káwọn wọ́n sọ pé ẹni kíkà dáná kìí ṣe wájìbù náà wájìbù kọ́ àpàdà sọ́jọ́ tààlà pé kìí ṣe wájìbù pé ó kàn mùsùláàbù ní àwọn fásọ pé kìí ṣe wájìbù àwọn màlìkíyà àwọn ṣàfíà ní pé kìí ṣe wájìbù náà ṣe bí àwọn fásọ pé kìí ṣe wájìbù àpàdà sọ́jọ́ tààlà afá ni pé mas'ulatun 'ani at-tabkhi mi ní ìdàlẹ́ àkọ́tẹ́ wà ìsáàníhì kí àwọn ṣe dáadáa oúnjẹ yẹn wà máa dá wà náà jìhì bákan náà pé kó jiná dáadáa pé kí àwọn ṣe ráìsì <laughs> àbí kí àwọn ṣe ṣu yóò sì máa yóò mọ kòrò bákabákan and things like that tó tẹ́ bá kí àwọn sọ pé kí ni mo ṣe kí ni dáadáa so nǹkan tó kàn òbí náà ni pé ká mọ bá ṣe ń dáná àti things like that afáàní pé kí ni wà hákàdà mas'ulatun an kulli ma fi al-bayt gbogbo nǹkan tó wà nílé gbogbo ẹ̀tẹ́yàn ọlọ́run ma bí obìnrin nípa rẹ̀ so pẹ̀lú nǹkan tí tàrí ìbà yìí síbà yìí a mọ̀ rí pé pẹ̀lú nǹkan tí a fásọ yìí báyìí a mọ̀ rí pé obìnrin ma ń ṣe hidma fún ọkọ ni hidma ìlànà ní hidma kí ẹ ma ṣe service kí ẹ ma sin ọkọ ó tí ó bá wọn orí ma ń ṣe bẹ́ẹ̀ tó gbọ́ nǹkan tàásọ yìí báyìí so hidma náà ni gbogbo ẹ̀ so kódà gan Ibn Qayyim ó ní ọ̀rọ̀ kan tó ṣe dáadáa tó nìdíkà àtẹ́ǹjẹ̀ ní ìbáyìí ó ṣe rárá gan ni ọ̀rẹ́sì ọ̀rẹ́ ó ṣe rárá gan ni mo gẹ bóyá kí kẹ́ẹ̀kà so ní zadul ma'ad bàbá sọ pé faslun chapter yìí àbí ṣe chapter nìkan pé faslun chapter nìkan pé wọ́n ni pé fi hukmin nabi anẹ́bì ga pé hukman nabi fi khidmatil mar'ati li zawjiha hukman nabi ni wípé kí obìnrin kó ma ṣe khidma fún ọkọ so ibn kan wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ibn habib ibn habib al-maliki níbi tíra tó pè ní alwadiha ó ní pé ẹ máa gbọ́ o ibn habib ó ní pé hakama nabiyu sallallahu alaihi wasallam bayna aliyin bin abi talib bayna aliyi bin abi talib radiyallahu anhu wa bayna zawjatihi fatimata radiyallahu anha hina ishtakaya ilayhi al-khidmah so ìgbà tí Aisha eh, ìgbà tí Fatima àti Ali tó lọ complain fún Ànábì pa àwọn khidma tó wà nílé àwọn iṣẹ́ ilé tó wà nílé tó fẹ́ pọ̀jù bákanbákan ó tó yíba wọ́n wá ṣe eh, ìṣtìká wọ́n ṣe eh, bí complain fún Ànábì Ibn Habi wá pé fahakama ala Fatima bil khidmatil batina so Ibn Habi ní pé Ànábì wá ṣe hukun fún Aisha pé khidma tó khidma tó mọ̀ ṣe inú ilé ló wà khidmatul bayt ọmọ ṣe khidma ní ilé ni wà hakama ala ali anábi wa ṣe hukun fún ali pé ìwọ ọmọ ṣe khidma az-zahira èyí tó wà ń ta so obìnrin yóò mọ̀ ṣe khidma ní ilé ọkùnrin mọ̀ ṣe kí ní mọ̀ ṣe khidma níta ni thumma qala ibn habib wal khidmatul batina nǹkan náà pè khidmatul batina ní báyìí aláọ̀kọ́ ó ní pé al-ajin kí ni àlàájì nìkan tó súnmọ́ ni pé bí i a àṣì máa ń ọlọ́ta kẹ́ẹ̀mọ́ lọ kankan ó tẹ́ bá wọn kẹ́ẹ̀mọ́ like dough bí baking and things like that eh? bí handmill bí flour náà so things like that ṣá ó tẹ́ bá wọn so kẹ́ẹ̀mọ́ ṣe wà tọ́pù nínú àkà tó jẹ́ alhidma albatina ní kíni àtọ́pù kíni tọ́pù kẹ́ẹ̀mọ́ dáná ó wá ní pé wàlfúrúṣì náà ká máa tẹ́bẹ̀jì ó tí ó báhùn so èmi kọ́ mo sọ ibn habib ló sọ̀rọ̀ yìí báyìí tí ibn kọ́ìnà ó náà mú wa náà so ibn habib yìí olóògbà ní àwọn àsìkò kíná ń imam malik nífa ibn habib yìí o lògẹ́gẹ́ bóyá pé olè sọ pé ara àwọn kíní ẹ mentality ni pé kan so ibn habib sọ ṣe ni àbí ibn habib yìí ọmọ andalus ni o níbo ni andalus wà spain kìí sọmọ africa ó ti báhùn alì náà kìí sọmọ áfíríkà náà anẹ́bì náà kìí sọmọ áfíríkà tó ilé kìí ṣe pé bóyá áfíríkà mentality kan bó ṣe ẹkọ́ iná nìyẹn ó ti so ibn habib ní pé kí ni wà máa dá wà council bait kẹ́ ma gbálẹ̀ ó ti báhùn ó wà lára hidma ẹni <laughs> ó ti báhùn ẹ ma gbọ́ ó wá so àṣé àwọn bọ́rọ̀ sọ ikú mọ́ ń bá àwọn ìyàwó pọmi kìí bóyá ó jẹ́ pé bá bí ó jẹ́ bí iṣẹ́ fún ọkọ in reality so wọ́n kà máa ń ṣe náà ni wàláhì so but àwọn míì ọmọ rò right ni pé ara ah, ọkọ lẹ́ẹ̀kọ́ mọ̀ pọmi ó ṣe bá wọ́n ti pín pé ọkọ mọ̀ pọmi èmi yìí mọ̀ ṣe ah, kò rí so nǹkan táǹkà gẹ́gẹ́ báyìí mi mò ń sọ fúnra mi ibrahim ló ń sọ yín báyìí èmi kọ́ mò ń sọ ó ṣe wà ámàlù ìbẹ́ìtì kúlì gbogbo iṣẹ́ ilé o ti bá wọn o ní pé kúlì àbí kí ní kúlù gbogbo ẹ̀ náà ni tí ó kí ló yọ kí ló yọ kún kúlù ó wà ní kúlù náà ẹ̀ lé tọ́chẹ̀ o ti bá so so ó ti kó ti ọ̀rọ̀ Ibn Habib tán báyìí dẹ̀ Ibn Qayyim wá ti wá ní pé wà fi Sahihayn pé tẹ́yàn bá lọ sí Sahih Bukhari àti nabi تشكو إليه ما تلقى في يديها من من الرحى وتسأله خادما فلم تجده wọ́n ní pé Fatima ìgbà tó ń ṣiṣẹ́ ilé tó yẹ kí ó fẹ́ pọ̀jù hmm? tó yẹ kí ó fẹ́ pọ̀jù so Fatima lọ bá nẹ́bí tó yẹ pé ó gbọ́ pé àwọn àwọn irú wọ́n ti dé wọ́n ti bá àwọn ẹ̀kànjà so àti wá ní àwọn irú tó pọ̀ so wá lọ bá ànẹ́bí pé mo nídìí ọ̀kan tí mo bá mi ṣe nǹkan lé ó ti bá so wọ́n ni pé falam tajid kò rí anábì òfin ó wá ní pé fàzákàrọ̀ sí dáríkàlì àìṣà ó wá lọ sọ fún àìṣà nǹkan tí tó ṣẹlẹ̀ pé a ah, mú sọ fún anábì kò dá mi so wọ́n ni pé falamma já àrọ̀sùn ìgbà tí anábì wá délé padà wa wakọ̀d àkọ́zna madọ̀jí a ti fẹ́ sùn nígbàtí ànábì dé fàdáhábnà nàkùn so afẹ́ dìde kalọ kí ànábì ànábì ní kíkíní maka nàkùn ẹjọ́ níbi tẹ́wà fàjáà fàkọ́ àdàbẹ̀yìnánà ànábì wá wá jùkọ láàrin èmi àti fatima fàkọ́ọ̀l yàní ànábì wá ní kíkíní alá àdúlùkùmà àlàmàhúwà khairu lakùmà mímá sàltúmà nǹkan tí tẹ́ bèèrè pé kí n fún yín yàní eh, kọ́dìm ń slave tó pé yóò mọ̀ servant tó pé mọ̀ sí nǹkan fún yín ṣé kí n sọ nǹkan fún tẹ́ pé ó bẹ́tà jù yẹn lọ ni tẹ́ pé òun ló máa suffice ju nǹkan tí tẹ́ ń bèèrè báyìí àníbẹ̀ kí ni ìdà àkọ́tùmà màtọ̀ọ̀jì akùmà tẹ́ bá ti fẹ́ sùn lálẹ́ fasabiha allah salasan wa salasin ẹ ṣe tẹ̀sbí fún 33 times ẹ lápò sí òjọra wọn sójọra wọn anẹ́bí ní nǹkan mìíràn bèèrè lọ anẹ́bí anẹ́bí fún wa sọ nǹkan mìí fún ẹ wá ṣe hamdufallah ní 33 times náà wà kẹ́bìrọ̀ arba'in wa thalathin ẹ wá ṣe takbirullah ní 34 times tẹba tó wá ṣe tán ilẹ̀ wá súnmà ẹ̀ nídi kọ́dìm kankan a níbẹ̀ wá ní kékí ni fahuwa khairul lakuma min kọ́dìm ilé ìbẹ́ta jù pé ẹ̀ ń bèèrè pé kọ́dìm kan tó ẹ̀yìn lọ ẹ̀kẹ́ ma ṣe kí ni kọ́lá nǹkan tí a níbi ní pé ṣe yìí ìfilẹ̀ wọ́n sọ fún àìlì pé wàlàlé látà sífin ṣe alẹ́tẹ́ pé ajagun sífin náà ṣe ọ̀fílẹ̀ náà ni ó ní pé bẹ́ẹ̀ ni ọjọ́ àbí alẹ́ sífin náà ìfilẹ̀ so wọ́n ní pé wà sọ́hà ilé náà wà ìpọ́tàtò wọ́n ní pé wà sọ́hà an asma àti rí àdísọ pé ó rílẹ̀ látọ̀dọ̀ asma tani asma bíntàrí bakir àbí náà tó jẹ́ ọmọ fún eh, ó jẹ́ àbúrò eh, àbíṣẹ́ sorry ẹ̀gbọ́n fún aisha ó ní pé kọ́lát kúntù áhùdùmù zubair ó lo kẹlìmà hidima kúntù áhùdùmù zubair pé mo máa ń ṣe hidima fún zubair hidima talibaiti kùláhù eh, eh, àbí kùlíhì mo máa ń ṣe hidima inúlé gbogbo ẹ̀tẹ́yẹn ó wá ní pé wà káàdà láhù faros zubair wá ní kí ni zubair ó ní faros ó ní ẹṣì kan wọ́n ní pé wà kúntù asúsùhù so èyí máa ń ṣètò fún farọ́sù yẹn wà kuntu ahtashu lahu mo mọ́ wá hashish yàní bí a bí ewé tó pé yóò mọ̀ jẹ ọ wá ní pé wà sọ́ àhán àbákaná tún ní àdísìn tó pé ó látọ̀dọ̀ asma annaha kanat ta'alufu farosahu pé òun ló mọ́ ń fún farọ́sù rẹ̀ àti ẹṣin zubair ní alma olùmọ́ ń pẹ̀mí gẹ́gẹ́ bí ibn habib ṣe alma wà wàtá kùrùzú àdàlù kódà gan ìfami àwọn òròbẹ̀ yàtà wọ́n ní tápùn táìmì yẹn dàlù ló wọ́n kí ní mí dàlù ya ni igbá o ti bá o fi ń pami wà máa dá wàtánkùlù náwà ẹmọ́gbọ́ wàtánkùlù ànáwà àlàrọ̀ sí ha kí ní náwà that is eh, eh, seed tó jára látara dàbínú o ti bá wọ́n ní pé o máa ń gẹ́ ní orí rẹ̀ that is eh, asma min ardin láhù tó pé láti ilẹ̀ tó ikú ó jẹ́ ti Zubair ala thuluthayi Farsakh Farsakh that's three miles around uh, around um, one hour walk ó ti wá kéèrè for five minutes so kíran Asma yóò gbé lórí báyìí ni 45 yóò mọ̀ rìn ní ó ń ṣe kìdmá fún tani Zubair ó wá ní pé fàtàlẹ́fà lókọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni ó ń ṣorí ni bẹ́ẹ̀ ni <laughs> Eh, àṣẹ wọ́n ní pé wàtánkùlù náwà àlàrọ́síhà àlàrọ́síhà òǹgà ló sọ gẹ́gẹ́ bẹ́ òǹgà ló sọ fúnra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ wọ́n ṣe òǹgà ló sọ fúnra rẹ̀ wọ́n ní pé fàtàlàfàlfòkọ̀há so wọ́n ní pé lẹ́yìn ogun kata wọ́n sọ yìí báyìí wọ́n ní pé wájúbù ní kí kó mọ́ ṣàǹkátà sọ yìí báyìí wàlùkọ́làfù khidmataha lahu fi masalihil bayt pé kó máa ṣe khidma fún ọkọ ní inú ilé wa qala abu thawr abu thawr kan àwọn salafu ni ó ní pé ẹ mọ̀ gbọ́ o alayha an takhduma zawjaha pé ó jẹ́ ọ̀ranyàn fún obìnrin kó máa ṣe khidma fún ọkọ fi kulli shay ní gbogbo nǹkan wa mana'at ta'ifatun wujuba khidmatihi alayha àwọn pa kan ina afa ẹ mọ̀ gbọ́ o wọ́n ní pé kìí ṣe wájì báyìí tẹ́lẹ̀ so bóyá nǹkan tí àwọn mítí ń gbọ́nà pé kìí ṣe wájì tó wá padà sí rọ́dù fún ọ̀rọ̀ insha ta'ala so wọ́n ní pé wà mara àtọ̀ ifatun wujuba eh, khidmatihi alayha fi shay so wọ́n ní pé wà mimman dhaba ila dhalik àti wọ́n ní pé imam malik sọ bẹ́ẹ̀ imam shafi sọ bẹ́ẹ̀ abu hanifa sọ bẹ́ẹ̀ àti ahlu dhahira náà sọ bẹ́ẹ̀ ó ti bá ń so èyàn ti lẹ́rìí báyà so wọ́n ní pé nǹkan tó wọ́n sọ ní pé li anna afdan nikah innama iqtada al-istimta pé nǹkan tí agun nikah wà fún pé kí ni kẹ́ẹ̀kan máa ṣe istimta náà ni kẹ́ẹ̀ máa gbádùn lọ kẹ́ẹ̀ nǹkan kó máa gbádùn kì í ṣe so àwọn nǹkan tó wọ́n sọ nìyẹn ó ti yé báwọn wọ́n ní pé wal ahadith al

àwọn ẹ̀rí tán mú wá ní pé kí ni ma'arufu ni inda man khatabahumullah subhanahu bi kalamihi tó ọ̀nà sọ fún pé kí ni ok apàdé mẹ́ṣọ́ ta'ala so kí ni ma'arufu tó tẹ́ pé a mọ̀ ní ibi o ni ma'arufu ní nílẹ̀ Yorùbá ní ah, ah. <laughs> so kí ni ah ọlọ́rin pé wà àṣírún nàbí ma'aruf ma'aruf nǹkan tàà ti mọ̀ níbi táwà yẹn òlàlùm bẹ̀ afáà ní pé kí ni wà á ma tarifihul mar'a àmá kẹ́yàn wá ma jẹ́ kí àwọ̀kọ́ ma gbádùn kó ma gbé bí pé queen wà khidmatul zawj kọ́ wáyé pé ọkọ ló wá ń ṣe khidma wa qiyamuhu bi khidmatil bayt gbogbo khidma tó wà nílé olówó ṣe gbogbo ẹ̀ afá ní pé kí ni yàní Ibn Qayyim ó ní pé kí ni famil al-munkar munkaru ni wallahu ta'ala yaqul aláṣọ ní Qur'an pé wa mithlu alladhi alayhinna bil ma'ruf so nǹkan tó wà lórí obìnrin nínú nǹkan tó jẹ́ right ó tẹ́ bá bil ma'ruf ni nǹkan tá ti mọ̀ ní ibi táwà kódà ọlọ́tọ̀ níbi ayà ni pé al qawwamuna 'ala al so Ibn Kathir ní pé qawwamuna ní báyìí ay ra'isuha so olóyìn ló jẹ́ fún ìyàwó àmá idha lam yakhdumuhu al-mar'a àmá tí obìnrin tí ó bá ti ṣe khidma fún ọkọ tó wáyé pé ọkọ ló wá ń ṣe khidma fún fahiya al-qawwama 'alayhi àìpọ̀ òun ni olórí báyìí ó ti bá àbí sílẹ̀ tí lọ ìbí wọ́n pẹ́ wà áìdán fa innal mar ẹ̀yàn pé níbẹ̀rẹ̀ wọ́n sọ pé ẹmọgbọ́n wọ́n sọ pé ìkàtà máa ń ṣe ìyàwó fún ni pé kàkà gbádùn náà ni àbí gbádùn náà ni afáfẹ́ aṣọ́rọ̀ fún ọ̀rọ̀ yẹn ó ní pé fa exchange fún kíni fún al-bud'u bud'u ni onáà aljima ó ti bá wọn mahar ta mọ́ fún obìnrin wà kúlù mínà that is why that is why ọkùn tó bá ti tí ó bá ti fún obìnrin ní máhùrù rẹ̀ ó dẹ̀ ti súnmọ́ ọlọ́ kìí condition ò pé ká fi lè sọ pé nìká tó wà sọ́hí rárá kìí ṣe condition àmọ́ tó bá ti súnmọ́ báyìí ó ti di wájú kọjú kíni kọ fún ní máhùrù yẹn kódà kọ wáyé pé ọ padà kọ ọ fún ní máhùrù yẹn ó ti bá ọ fún ní máhùrù yẹn ó ti bá so min sahibihi pé ìyàwó àti ọkọ wọ́n jẹ́ kí ni wọ́n jọ wọ́n jọ fùfílì yàní ṣáhàwà tó wà ní ara wọn through each other so wọ́n sọ pé bóyá pé kọ́kọ́ ma gbádùn nìkan ni ara ó wá ní pé fa innama awjaba Allahu subhanahu nafaqataha wa kiswataha wa maskanaha fi wa khidmatiha wa ma jarat wọ́n ní pé Ah, eh, ó ní pé ọlọ́run ó ṣe kí ni ó jẹ́ kí náfàkọ̀ that is ká mọ náà nǹkan fún obìnrin pé kó jẹ́ wájú fún ọkùnrin àti pé kó mọ fún láṣọwọ̀ àti pé kó jẹ́ kó mọ gbélé ìnà eh, kíná pé kó fi exchange fún kíni fún kidma rẹ̀ that is why ọkọ tí ò bá ti fún ìyàwó ní owó àfáàmọ́ sọ pé eh, ẹ̀fún alì kankan àti ìjọ látàrọ ẹ̀ ní pé ká tún ara ò ìlégbà ó tí ìbà ẹ̀nà omi kan mú àṣẹ̀sán kú àti pé kò tẹ́ kò ṣe ni ẹ̀wọ̀n pé ìyàtọ̀ rẹ̀ pé kò sówó mú ń tíra ti wábís bá ti jẹun gbélé kò tẹ́ kò kán ó jẹba ó kàn kó lé náà ni bà tó dé padà tó jẹ wà lé kò sí lé ọ̀dà kò sí problem àwọn mọ̀ má ti mọ̀ ṣe kò tí tó àwọn tó o náà wò kò dá ó jẹba àwọn tó àfáà ni pé kó mọ́ sí ni kó mọ́ dálùn tó wáyé pé bó ṣe náà ilé yìí náà so me that kí náà ń pè àwọn àfá àbí ọlọ́run ó jẹ́ kíkí náà kó jẹ́ wáyé fọ́kùnrin for reason kó fi lè gba kidma rẹ̀ bákan náà nǹkan tó yí pé àádà azwaj nǹkan tó yí pé àmọ̀ níbi táwà yẹn àfáwọn ni la máa ń lò tó wá ṣe pé kò tako ṣẹ̀rí àbí ni pé وأيضا فإن العقود المطلقة إنما تنزل على العرف أو إنما تنزل على العرف gbogbo òkú ta mọ́ ń ṣe gbogbo eh, transaction ta mọ́ ń ṣe ó mọ́ ń padà sí kí ni orúfù ó mọ́ ń padà sí orúfù so eh, kí náà gbé kí à ń fẹ́ ẹ̀wọ̀n ó wà lára kí ó wà lára akùdù nàbí lọ́mí pé ní akùdù nìká so a padà sí kí ní a padà sí orúfù kéèké bóyá pé ọlọ́run ó túlẹ̀ ó ní pé wà á ṣìrù so eléyìí onídi pé bọ́yá ẹ̀dí kan inú ah, rárá ma'aruf náà ni so afá ní pé kí ni afá ní pé wala yasihu tafriq so kò wá tọ́ káwọn sọ pé afẹ́ sí àtọ̀ láàrin kí ni láàrin ṣẹ̀rífà yẹn tó yí pé bọ́yá ọmọlówó ni wà dẹ̀ní àti ẹ̀dẹ́ pé kìí sọmọlówó wà fàkírù àbí ètò pé ó lówó fúnra rẹ̀ àbí gọ̀níyà àbí kò lówó fahadhihi ashrafu eh, nisail alamin eléyìí nísìbáyìí òun náà ni yani Fatima tàti àti bọ́kíṣọ́ rẹ̀ ẹ̀ Fatima náà wà láàrin àti Asma náà ó tó ibáhùn tó yí àwọn ni like best of women fún àwọn obìnrin àwọn ló ń ṣe kíma fún ọkọ báyìí ẹni tó jẹ́ pé ẹ̀tọ́ kankan ẹ̀fẹ́ ṣe kíma fáwọn ọkọ ó tó at tashku ilayhi al-khidma tó wá sọ fún ànábì pé mo fẹ́ ìfẹ́ ṣe khidma mọ́ ànábì òdàlóhùn so wàsánmà nàbí yù fil hadith as-sahih al so kódà gan níbi hadith mi anábì ó sọ pé obìnrin ó jẹ́ aniya kí ní aniya aniya ò náà ni literally omin slave in reality literally nìyẹn omin kìíní omin slave afáàni pé kíni anábì ni pé ittaqullaha ẹ̀kín ẹbẹ̀rọ Allah fi nìsá nípa àwọn obìnrin fa innahunna àwánù ìdàkù tó ní tó ní pé wọ́n ti wọ́n wà captured wà marutabatul asir so kíyàsì ilé nìsìbáyì kíyàsì ilé nìsìbáyì wà marutabatul asir khidmatu man huwa tahta yadihi nǹkan tí asir ma ń ṣe ọ̀nà ní kíni ó ma ń ṣe khidma fún èyàn tó pé ó jẹ́ olórí fún àbí ó wá ní pé wala raiba anna nikah wala raiba anna nikah naw'un min ar-rik pé kò dẹ̀ sí any doubt pé nikah wà rárá it's a form of enslavement as well in reality kama qala ba'du salaf gẹ́gẹ́ bí àwọn salaf ní ṣe sọ pé an nikahu rikun pé nikahu and slavery ni falyanzur ahadukum inda man yurik kalimatahu so ta wá fẹ́ fún èyàn ní ìyàwó pé pé ó jọmọ fún wọn tó kọ́lẹ̀ ọwọ́ wò dára pé tọ́ mo ti mọ̀ pé tí ó ti in terms of slave fún ọkùnrin yìí ó kẹ́ ẹ̀wọ́ dáadáa pé ẹ̀ṣẹ́ èyàn tó pé ó bẹ̀rọ aláà ni ẹ̀yìn tó òun náà tó tóbi yàn kó náà pé ah, èyàn tí mo fẹ́ fẹ́ yìí ṣé ó wọ́tẹ̀ kí lọ sọ́dọ̀ ẹni yìí tó pé tẹ́yìn bá ti fẹ́ tán ó ti bá ó ti tán náà nìyẹn so kí bẹ́ẹ̀ sì máa ń wọnú márẹ́jì òyíṣà ti jáde òyíṣà ti jáde kódà gan ah, ó dàgbà ti gba àwọn fáwọn kóṣàn tó pé ó pọ̀ dé pé èyàn fẹ́ nìkan tó pé kò gbádùn for instance so kódà àrísà ìfàfà pé ẹni yìí àníṣẹ́ kò gbádùn àdúgbò ọmọ àjí ní ẹni yìí ló lọ fẹ́ ṣe bóòlá ìṣẹ́ àfẹ́tọ́ pé ṣe kò ṣètọ̀ lákàfẹ́ sọ àwọn náà fẹ́ sọ bóòlá ṣe ṣe báyìí afá ni pé ó ma ní sunani ó ti bá wọn ma ní sunani pé wọ́n ti fẹ́ná ó ma ní sunani ó ti bá wọn bí ẹ̀ mẹ́ta wọ́n kàn sọ pé sọ́bù sọ́bù nani Ibn Hadi àjú gbogbo ẹ̀ ó ma ní sunani ó ti fẹ́ ó ti fẹ́ dà nìyẹn tó gbà àfá ò fẹ́ pé wọ́n wá ń tẹ́sì pé wọ́n ṣètọ̀ lákùn níbìkan

èyí tó pé òun ló wà rọ́jí kùjù èyí tó pé òun ló correct jù nínú kan méjì ta sọ yìí pẹ̀lú kàtà sọ yìí báyìí kò sẹ́ àfẹ́tà pé ọfẹ́ ṣe ìfẹ́ nínú nìkan lókun ó ti báwọn afánibé kí ni wal aqwa min ad-dalil èyí òun ló strong jù náà méjì so hadha huwa náà